إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجدج بوقوية لعبا نكسسوني أن يلعب سبحانه وتعالى torípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala oníkaná ló tọ́ sí ẹ̀yìn wa àwa ìrànlọ́wọ́ Ọlọ́hun Ọba àwa àforíjì Ọlọ́hun Ọba a sì wá àbò Ọlọ́hun Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́sọ́nà kò sẹ́ni kankan tí ó ṣì rú ẹni bẹ́ẹ̀ lọ́nà o ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì ṣì lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́hun Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́hun Ọba ni òjíṣẹ́ Ọlọ́hun Ọba sì ní pẹ̀lú ibadallah Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an Ọlọ́run bá ní mo kọ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run bá ní pàápàá ìpáyà Ọlọ́run bá ẹ sì gbọ́dọ̀ fàyè sílẹ̀ àfi kẹ́ jẹ́ mùsùlùmí o Ọlọ́run bá ní mo kọ̀yìn olùgbàgbọ́ gbogbo èèyàn mẹ́ni àpátápátá ẹ páyà Olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí yìí ló fi fàjáde ẹnìkejì rẹ̀ ó wá tàkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó bá tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtọkùn ẹbí Allah bá subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yíò Allah bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀pọ̀ ayé Allah bá kẹsì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ́bá ń ṣe lé Allah bá yóò máa foríjì yín àwọn àṣìṣe yín yóò sì máa lé yín kún lẹ́san dájúdájú ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́wọ́ èyí sì fi ń dájú nínú gbogbo ìmọ̀nà nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ni o èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alámàrí pátápátá àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ anu ni o anu sì rẹ̀ yí ma ń sọ̀yàn dèrò náà ni ibádọ́lá ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba karo ní pìwàdà ká bá lè rí àrànsí Ọlọ́run Ọba ta bá wo ipò tí Islam a rí pé ipò tó báyàn nú jẹ́ ni ipò tó ṣe pó yàtọ̀ sí tí àwọn sàábí annabi sallallahu alaihi wasallam tó wà lórí ẹni in tó yàtọ̀ sí ìkàtà annabi sallallahu alaihi wasallam wà lórí ẹni tẹ bá wo islamu tẹ bá wo bá mẹ́yàn sí ń ṣe islamu yóò báyàn nú jẹ́ tẹ bá wá rí ìyàtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala na tọ́lọ́wọ́ wá gbé léwa lórí pẹ̀lú pé àwọn kèfèrí wọ́n gba ẹ̀mí musulmi òun ló dílẹ̀ jù ibi táwọn musulmi pọ̀jù lágbàáyé ibẹ̀lẹ̀ ti máa rí orísìírísìí àdánwò orísìírísìí ìsòfò ẹ̀mí tó pọ̀ ìbádallá kò sí ìdítẹ́lẹ̀ ìfi ń ṣẹlẹ̀ nítorí pa àfihẹ̀sìn ọlọ́wọ́ balẹ̀ ni o àfihẹ̀sìn ọlọ́wọ́ balẹ̀ a sì wáyé máyà a sì gúrúkò nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá

ó takò ohun tí àwọn sahaba tí wọ́n ṣe so wọn náà ni káwọn musulmi ká ma kó wọ́pọ̀ ká ma kẹgbẹ́ papọ̀ kájọ ma kópa níbi ọdún àwọn kèfèrí ibadallah eléyìí nínú àwọn okùnfà tó fi hàn pé ẹ̀sìn àwọn musulmi ò jọ wọ́n lójúmọ́ ẹ̀sìn àwọn musulmi ó ti wíkì lọ́dọ̀ wọn ó ti fúyẹ́ ẹ̀sìn wọn ti lẹ́ wọn ò ká ẹ̀sìn wọn kúmá so nígbà tó sì ṣe pé Umar radiyallahu anhu ó sọ ó ní tí Ọlọ́run bá subhanahu wa ta'ala nahnu qawmin ó ní èyàn kaniwa àwátẹ́rí èyàn kaniwa nahnu qawmun a'azzana Allahu bil islam in tọ́lọ́run bá fi pán wa lé ní islam law ibtaghayna al fi ghayrihi ta bá fi wá àpọ́nlé ta bá fi wá iyì ta bá fi wá agbára sí nǹkan mi adallana Allah ọ̀nà ọbó yẹpẹrẹ wa ibadallah in tó dé bá àwọn musulmi láyé sí ni yẹn àwọn musulmi ò wá iyì síbi ẹ̀sìn wọn má wọn ò wá àgbéga síbi ẹ̀sìn wọn má wọn ò wá à ìlọsíwájú níbi ẹ̀sìn wọn má so wọ́n kà fi ẹ̀sìn wọ́n kà fi ń ṣe bojúbojú ni ibadallah Allah subhanahu wa ta'ala ó ti kìlọ̀ fún wa níbi ìmá kówọpọ̀ àti ìmá tẹ̀lé ojú ọ̀nà àwọn kèfèrí Allah bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an Allah bá ní wala tattabi ahwa'ahum ẹ má tẹ̀lé ìfẹ́nú wọn ìfẹ́nú àwọn kèfèrí o amma ja'aka min al so lórí nkẹ́ tí ó wá báyín nínú òdodo likullin ja'alna minkum shir'atan wa minhaja gbogbo yín láti fún ní òfin ta sì fún lẹ́sìn tí ẹ̀ so ẹ má tẹ̀lé wọn Allah wa subhanahu wa ta'ala ń kìlọ̀ fún wa ibadallah sí gbogbo aná ìlànkà suratul fatiha lórí irun ní gbogbo ọgbà gbogbo dabaran láti masu pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ó wà nínú at-Tirmidhi nínú sunan at-Tirmidhi nínú jami' at-Tirmidhi ní pé al-maghdubu alayhim humul yahud wan nasara humud dallun àwọn tá ń wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ní pé kọ́lọ́run Ọba kó dáàbòbò wá kó lọ́dọ̀ wọn so àwọn náà ni musulmi tún wá ń tẹ̀lé ojú ọ̀nà wọn àwọn ni musulmi ń rí ọmọ rẹ̀ lórí pé kí wọ́n nífẹ̀ẹ́ ojú ọ̀nà wọn musulmi ò bìkítà kódà tó bá tún wá rẹ̀ ní tí ń sọ gan yóò ní kò mìn omini o ibadallah omini so bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí ó ṣe mọ́ islamu mẹ́niyàn so yẹn kúrò àrùrọ̀ islam in tó ma ń jẹ́ kí àwọn iyì islam in tó díkù so ẹni tí ó ma pàtàkì àwọn aburú jahiliya náà ni ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ nígbà tó ń ó wá látọ̀dọ̀ àwọn tó pọ̀ látọ̀dọ̀ àwọn salaf àwọn ẹni síwájú rere gẹ́bí mujahid gẹ́bí Rabi' ibn anas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni síwájú rere pé azur walladhina la yashhaduna azur zúrù bíbà ọdún àwọn kèfèrí ni nípa àwọn tí wọ́n yé gán ní ọdún àwọn kèfèrí ibadallah anabi sallallahu alaihi wasallam anabi idẹ́ medina Ànábì sallallahu alaihi wasallam wá rí àwọn èèyàn tó ṣe pé wọ́n ma ń ṣe ayẹyẹ láwọn ọjọ́ méjì àwọn èèyàn ma ń ṣe ayẹyẹ wọ́n ma ń yọ̀ wọ́n ma ń dunnú láwọn ọjọ́ méjì kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n pé àwọn ọjọ́ méjì wo wọ́n ní àwọn ọjọ́ táwọn ma ti ń yọ̀ táwọn ma ti ń dunnú nígbà jahiliya tẹ́lẹ̀ náà ni anábi sallallahu alaihi wasallam anábi ò kan fi wọ́n lẹ́wọ̀ anábi ni inna allaha qad abdalakum bihima khayran minhuma Ọlọ́run bá ti fi rọ́pò fún yín èyí tó dájọ àwọn méjèèjì lọ yawmal adha wa yawmal fitr òun náà ni ọdún idul adha àti idul titunu so anábi sallallahu alaihi wasallam ò kan fi wọ́n lẹ́ pé ọdún lásán ni ara kìí sọdún lásán kìí sọdún lásán ibadallah bóò ni ó ṣe ṣe pé wọ́n gbé ọdún kalẹ̀ láti fi sẹlẹ̀brétì ìgbà tí wọ́n bí ọmọ Ọlọ́run Ọba mùsùlùmí ó sì máa bá wọn kówọ́pọ̀ ní orú nǹkan báyìí ó sì máa bá wọn kópa ń bẹ̀ wọ́n gbé ọdún kalẹ̀ láti sẹlẹ̀brétì pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níyàwó mùsùlùmí ó sì máa bá wọn kópa ń bẹ̀ wọ́n gbé ọdún kalẹ̀ láti fi sẹlẹ̀brétì pé Ọlọ́run Ọba ní akẹgbẹ́ mùsùlùmí ó sì bá wọn kópa agbọ́n kan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ nínú Qur'ani ni ọlọ́wọ́ bá ní an da'u lirrahmani walada a ní pé àwọn eléyìí ní pé wọ́n wọ́n sọ pọ́lọ́wọ́ bá subhanahu wa wọ́n lọ́wọ́ bá ní ó ní ọmọ takadu samawatu yatafattarna min túká wàtàkìrù aljibalu hadda àwọn òkè ó fẹ́ di èpẹ̀ an da'u lirrahmani walada látara pé wọ́n ń sọ pọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ọmọ ẹwọ adúrùn ẹwọ bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó sì sọ pọ́ lágbára tó ní pé kíyàn sọ pọ́lọ́wọ́ bá ní ọmọ an da'u lirrahmani walada wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada ah, ọlọ́wọ́ subhanahu wa ta'ala ò ní ọmọ láyíláyí gbogbo wa pátápátá ẹrú la jẹ́ sọ́lọ́wọ́ ọba wọ́n wá ń celebrate ibi tọ́lọ́wọ́ ọba ti bí ọdún ọmọ ọlọ́wọ́ ọba mùsùlùmí ó sì bá wọn kópa ń bẹ̀ wọ́n ń celebrate ọdún ọmọ ọlọ́wọ́ ọba mùsùlùmí náà ó sì máa bá wọn ṣe gbogbo tí wọ́n ń ṣe igi tí wọ́n fi ń kọ́lé òun náà ma bá wọn fi kọ́lé ìbádàlá bó wá lẹ́sìn ṣe máa ń kújú báyìí lọ bó ní ẹ̀sìn ṣe máa ń kújú báyìí lọ bó ní àṣà ṣe máa ń kú sí wígbà tí ẹni tó bá lásà ò bá bàbára àṣà rẹ̀ mọ́ni tó bá gbé àṣà lásàwọ̀ tó sọ pé òun ló ń lò kò sí àṣà yóò padà kú tí ò bá kú yóò sì lẹ́ débi pé kò sẹ́ni tí ó mọ̀ àyàfà tó bá dàgbà gan lọ ìbádàlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sìn nígbà bẹ́sìn ṣe máa ń kú ní ìbádàlá nígbà tó bá ṣe pé ẹ̀sìn ẹlẹ́sìn lèyàn bàbàrà ibadallah eléyà anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún wa anábi sallallahu alaihi wasallam ti sọ anábi ti sọ páwọn èèyàn padà wá anábi ni la tattabi'anna sanana man kana qablakum ẹ tẹ̀lé ojú ọ̀nà àwọn tó síwájú yín ni anábi sallallahu bá ṣe ń múfù báyìí handspan kan táwọn bọ́nà bá fi mọ́wù lẹ́ẹ̀mà fi mọ́wù wà dhira'an bi dhira' àti qubit tó má fi mọ́wù lẹ́yìn náà ma fi mọ́wù hatta law dakhalu hujra dabbin la dakhaltumu anábì ní kọ́lá tó bá ṣe pé wọ́n wọ ihò àwọn ẹni yìí wọ́n wọ ihò aláǹgbá ẹ tẹ̀lé wọn wọ́n ní al-yahudu wan anábì ní faman so annabi sallallahu alaihi wasallam ó ti sọ pàwọn èèyàn ó tẹ̀lé wọn látara pé annabi fi ń kìlọ̀ fún wa ní pé ká má tẹ̀lé ojú ọ̀nà wọn o ibadallah ẹ wo tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí lágbàáyé ẹ wo ìgbésí ayé àwọn mùsùlùmí ṣé rò pé ẹnìkan wà tó gbé síbẹ̀ jù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ ni ṣé rò pé ẹnìkan wà tó ń fìyà jẹ àwọn mùsùlùmí tó jù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ kò sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan náà so ibadallah kí wá lóde látara iṣẹ́ ọwọ́ wa ní ibadallah zahara alfasadu fil barri so in tó jẹ́ kí ìbàjẹ́ kó hàn lórí ilẹ̀ àti lórí omi ima kasabat aidin nas so nítorí nǹkan tí ọwọ́ àwọn ọmọ ènìyàn in tí wọ́n fọwọ́ wọn kó nìyàn in tí wọ́n fọwọ́ wọn ṣe ibadallah ẹ wò bẹ́ẹ̀ mi mùsùlùmí bó ṣe dílẹ̀ ẹ wo bó ṣe ṣe pé ará ilé mùsùlùmí kò sọ́wọ̀ fún látara pé kí ni àwọn kèfèrí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbágbára fún wọn lórí àwọn mùsùlùmí ibadallah sáwárò pín kankan lè gbé kó ní wallahi èyàn bá ní United Nations 65 káwọn United Nations kan pé 775 wallahi kò sí nǹkan tí ó gbé ìyà Ọlọ́run Ọba kó àyàfọ́ Ọlọ́run Ọba gangan fúnra rẹ̀ nítorí náà ibadallah United Nations àbí nǹkan kan ò lè sin kankan ìyanilátọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala nítorí a fi ẹ̀sìn wálẹ̀ a wá gbé ẹ̀sìn ẹlẹ́sìn sórí musulmi wá ń kọ́ àwọn ọmọ rẹ̀ bí ó ṣe máa bàbàrà ẹ̀sìn àwọn kèfèrí ibadallah wọ́n pa àwọn sàábé sójú ogun ibadallah àwọn sàábà nabi sallallahu alaihi wasallam ikú aláǹfààní ogun tán jà nígbà náà ṣe bí torí kẹsì islamu má bàá bọ́lẹ̀ ni torí káwọn musulmi bá fi máa sọdún àwọn kèfèrí náà ni ibadallah èyí táwọn afá fi sọ nìyẹn pé ijma' wà lórí ẹ̀ ẹnu papọ̀ lórí pé yíò bọ́lọ̀ sọdún àwọn kèfèrí bó ti ṣe wà láyé ààrẹ àwọn sàábé kí wọ́n wá ṣe kódà ibárallah ó wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu gẹ́bó sí wá nínú musannaf Abdurrazzaq Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní la ta'allamu ratanata al-a'ajim ẹ má máa èdè àwọn tí wọ́n yẹ sí lárúbáwá má wala tadkhulu alayhim fi kana'isihim yawma 'idihim ẹ má wọlé tọ̀ wọ́n níbi àwọn chọ́ọ̀chì wọn nígbàtí wọ́n bá sọdún wọn ìbádọ́lá ẹ̀yin ò gbọ́dọ̀ bá wọn sí ọdún yìí o gbọ́dọ̀ bá wọn lọ síbi tí wọ́n ti ń ṣe o gbọ́dọ̀ kí wọn o gbọ́dọ̀ jẹun tí wọ́n dún torí ẹ̀ o gbọ́dọ̀ jẹun tí wọ́n ṣe torí ẹ̀ lakum dinukum waliya din ìbádọ́lá lakum din ẹ̀sìn lè yíó kọ́kọ́ gbé síwájú ẹ̀sìn ló jà ó túnmọ̀ pé èèyàn wà hostile àbí èèyàn wà toxic àbẹ́yìn wà hàn friendly àbáyé pé kó di ẹ̀sìn Ọlọ́run ọba mú ní òjé kó rí báyìí tọ́ ẹ̀sìn Ọlọ́run ọba ló jà ọ́ ìbáraláà ẹwà rí pé táwọn èèyàn bàbàrà ẹ̀rọ lómi náà kò ní jẹ́ káwọn èèyàn àwọn tí ń rè ìyàwó rẹ̀ ni ó bàbàrà Islam sì ń lẹ́ lójoojúmọ́ gbogbo èèyàn lẹ́sìn ní ah, ah, àwọn fẹ́ islamu ti lẹ́ àwọn fẹ́ kí islamu gòkè ìwọ náà ló ń pa islamu ìwọ ló ń àwọn sahaba bóòlù àwọn ṣe gbé islamu ga ṣe bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ó fulfill role ti ẹni ẹni kọ̀ọ̀kan play duty ti ẹni ṣe bí tí gbogbo anáà ma ń sọ ni nígbẹ́ nìkan ò lè ṣe gbogbo anáà la ma ń sọ níbi aspect gbogbo ayé ta bá fẹ́ jẹ́ ó dá á nìyẹn nìkan ò lè ṣe á ní gbogbo wa la ní role ta fẹ́ play ó wá dbs tọ́ ẹnìkan ni ó ṣe ìmámù ni ó ṣe ibadallah ìyẹpẹrẹ tí ń dé báwọn mùsùlùmí ibadallah kẹ mọ́ wò pé ọlá pé kò tí kàyàn ìyẹpẹrẹ àti ìyà tí ń dé báwọn mùsùlùmí láyé lónìí ibadallah látara pé a pa ẹ̀sìn Ọlọ́run Ọba ti ni o kò sì sí nǹkan tí ó gbé kó àyàfi padà lọ síbi ẹ̀sìn Ọlọ́run bá ń ṣe aidi bóòlè yóò ṣe máa claim islam nínú ìpìlẹ̀ islam so man ata'a rasula wa wahhada Allah la yajuzu lahu muwalatu man hadda Allah wa rasula walau kana aqraba qarib so ẹni tó ti mú Ọlọ́run Ọba lẹ́yọ̀kan ó sì ń tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba bóòlè yóò ṣe wá mú lọ́rẹ̀ ẹni tó wá mú ní ọ̀rẹ́nù ẹni tó mú Ọlọ́run Ọba rẹ̀ lọ́ta ẹni tí wọ́n wà mú lọ́rẹ̀ nìyẹn ó sì ní ọ̀rẹ́ Ọlọ́run ọba ní ọ́ ó sì ló nífẹ́ Ọlọ́run ọba èyàn máa nífẹ́ Ọlọ́run ọba kán lọ́lọ́run ọba ní ọmọ kán máa celebrate pọ́lọ́run ọba ní ọmọ kí wọ́n sì wà ń bẹ̀ ó ló nífẹ́ Ọlọ́run ọba bá ó nífẹ́ ànábì tẹ́mọdé àtà ah, ló nífẹ́ ànábì la hawla wala quwwata illa billah ọlọ́wọ́ bá gbọ́n o ọlọ́wọ́ bá sì mọ́ tó wà lọ́kàn ọlọ́wọ́ bẹ́ yẹ́ sí ọba dìdìrìn hasha wa kalla ẹni tẹ́kàn kí gbé tẹ́wà tán la hawla wala quwwata illa billah ẹwọ́ kò táwọn yẹn gbé ọlọ́wọ́ bá sí ẹkàn kí gbé tán ọlọ́wọ́ bá ó sì rọ̀pọ̀ ti tábàyàn sọdún rẹ̀ ní Eidul Adha Eidul Fitr ó ti tán kò sọdún mímá sọdún tí ẹniyẹn so gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ tí a bá kópa ń bẹ̀ Ibadallah ó lágbára gan èyàn fi Islamu rẹ̀ èyàn fi èyàn gbé e sí tí bèbè báyìí nìyẹn bákan náà ò gbọ́dọ̀ kí wọ́n lọ́gá pé òun láwọn ọ̀gá tó ń gbọ́dọ̀ kí

christmas ibadallah àtọdún ọdún tuntun náà ibadallah new year náà kò sí tí ń jẹ́bẹ̀ ibadallah ẹlòmí ni ah, àwọn ọ̀sẹ̀ christmas ní tóhun ah, àmọ́ gbogbo eléyìí tí gbogbo wa kọ́ ibadallah tó bá jẹ́ ti gbogbo wa ní ìgbàwó la nẹ́bì sallallahu alaihi wasallam ṣe so ṣé gbàgbọ́ ti wá wá ní pé ibadallá gbogbo tí ń ṣẹlẹ̀ láyé lónìí tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tó fi ń fi ìyà jẹ wá nìyẹn tó bá yẹ pé òkí ẹ̀ òkí ẹ̀ nípa ìyà tí ń jẹ àwọn mùsùlùmí lóòtọ́ tí ká sí pé torí social media kan sọ̀rọ̀ lórí social media ah kíníkà kíníkà so these people kíyàn kan sọ̀rọ̀ lásán so tí wọ́n náà bá fẹ́ play party rẹ̀ so náà ni wípé bàbàrẹ̀ Islam fi lakum dinukum waliya din fi nílẹ̀ fún ẹ̀sìn ọlọ́ọ̀bá barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله what we see in these times of the Muslims participating together with the disbelievers in their festivals and commemorating it celebrating it congratulating people on it cooking for it. About Allah, all of these are the reasons why Islam has become weak. And there is no way, there is no path to the strength of Islam except by returning back to what the companions were upon. And what were they upon? They were upon clinging to Islam with their molars, biting down with it. But in Allah, so many Muslims today, you see no sign of Islam on them other than their Muslims, Muslim names. And some other than Salah. Some is only Jum'ah, Ibad Allah. Ibad Allah. This is how Islam is dying in our generation, Ibad Allah. This is how Islam is dying in our generation. And our children do not see in us cling, the, that clinging to Islam that we saw in those who came before us. And that we saw in the righteous predecessors. They do not see it in us. So and ibad Allah, we all know that you cannot command with your tongue when your action says otherwise. How will you tell, so, tell your child, no, no, no, no, no, Islam is the right religion. Whereas you are celebrating another's religion festival. And you are telling your child Islam is the right religion. The child will think, ah, if Islam is the right religion, then he will just have two plus two." Before you know it, years, years after years, then the child will come home one day and say, no, he's no longer a Muslim. And the father will be surprised and will be crying. You shouldn't cry. You are the one that turned your child to that. Have you forgotten when you used to take him during Christmas to celebrate Christmas, the birth of the Son of God? فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ Celebrating the birth of the Son of God. وما ينبغي للرحمن أن يتخذ ولدا الله سبحانه وتعالى says this Allah can never have a child Allah says تكاد السماوات يتفطرن من فوقهن the heavens almost tore on them وتنشق الأرض the earth almost splits asunder وتخر الجبال هدا and the mountains almost fell why why did all of this happen and da'awli rahmani walada because they said because they said Allah subhanahu wa ta'ala has a son because they said Allah has a son all of this almost happened and yet you see, still see a Muslim believing he's a Muslim claiming to be a Muslim having a Muslim name still celebrating the festival of the kuffar about Allah so where is where is giving strength to Islam look at how Islam is weak about Allah Wallahi, the strength for Islam will not come in you attaining great position in this life. No! What was the position of the companions in the dunya? They were from the deserts, from the, from the back of the world. They were from the deserts, they were from the back of the world. What was their position? Were they, uh, you know, company holders, uh, things, people like this? No honor can ever come from attaining position of this dunya while you are neglecting Islam. That is the wrong way. The right way is you stick to your own religion. You are firm on it. Wallah, everyone wants solution. Everyone wants Islam to be great. Because you know it is the truth. You value it. You, you, you claim you love it. But in Allah, how many people make mistake in the true path to the strength of Islam? The true path to strength in Islam is you yourself. Start from you yourself. Value your religion. Value your religion in your, in your home. Value your religion in your children. Stop celebrating the festival of those who claim that Allah has a son. And I have a boss. Who, who is greater boss than Allah? Allah subhanahu wa ta'ala is your first boss. Your first and your last boss is Allah subhanahu wa ta'ala. The one you should obey and once he, once he commands everything, you, do you disobey every other person. That is Allah subhanahu wa ta'ala. So I have a boss, I have to send him a message. My co-workers. So يستحيون من الله يستحيون من الناس ولا يستحيون من الله. You shy away from the people, but you are not shy from Allah. You are shy from co-workers that if you don't send them message to greet them for their festivals, that you know they will think something of you. But you are not shy from Allah. You are not shy from Allah that does not want you to do that. Ibadallah, we need to give strength to our religion by valuing it. We need to avoid promoting disbelief so that our children, they will not inherit that from us. Ibadallah, this is very, very important. We what we see today, subhanallah, ibadallah, wallahi, Allah is punishing us, whether we realize it or not. Allah is punishing us. Look at how Muslim children are dying. You open your phone, you see Muslim children dying all the time. Honda rebels. They are being blown apart, Ibad Allah. What do you think led to that, Ibad Allah? No amount of United Nations of Muslims or anything can solve it. Nothing can solve it. Except Allah subhanahu wa ta'ala and by returning back to Allah. So Ibad Allah, this is the time to now play your part. We will now see how truthful you are. How truthful you love Allah. That's the Prophet sallallahu alaihi wasallam you claim you, you love the love that you claim you have to the prophet this is when it is going to be tested tested إن كنتم تحبون الله if truly you love Allah follow me Allah subhanahu wa ta'ala tell the prophet to say this to the people if you love Allah follow the prophet sallallahu alaihi wasallam so the, the prophet did, did this while people used to celebrate many festivals in their time Umar ibn al-Khattab so that you know that people used to celebrate festival in their time Umar ibn al-Khattab radiyallahu anhu said Man bana bi biladi al-a'ajim, whoever build a house in the houses of those who are not Arab. Wa sana'a nayruzuhum, and he participated in their Nayruz. Nayruz was a, was a Persian festival that they used to do. So this was in the time of Umar. Wa sana'a nayruzahum wa mihrajanahum wa mihrajanahum and he participated in their mihrajan wa tashabbaha bihim and he he emulates them he copies them hatta yamut until he dies wa huwa kadhalik while he is like this hushira ma'ahum yawm al-qiyamah he will be raised up together with them on the day of judgment and we all know this the prophet sallallahu alaihi wasallam said man tashabbaha biqaumin whoever copies a, a people fahuwa minhum is from them whoever copies a people is from them you are copying those who say that Allah subhanahu wa ta'ala has a wife subhanallah You are copying those who say Allah has a son. You are copying those who say Allah is Thalith or Thalatha. Allah is Trinity. About Allah. We need to know what we are doing about Allah. And we need to speak this truth with ourselves. We have to be very, very careful about Allah. We have to hold on to our religion firmly. And we have to preserve Islam. We ask Allah subhanahu wa ta'ala to make this easy for us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم دمر الملحدين والمشركين اللهم اجعل كلمتك هي العليا اللهم انصر اخوان المسلمين في فلسطين اللهم احقن دماءهم اللهم احفظ ابناءهم اللهم رد كيد اعداء الاسلام ردا جميلا يا رب العالمين اللهم اللهم يا رب العالمين انصر أولياءك يا رب العالمين اللهم لا تكلهم لأنفسهم طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد